يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شون عظيم يوم ترون تذهل كل مرضية عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارا وما هم بسكارا ولكن عذاب الله الشديد أمتنا ربنا سبحانه وتعالى جعل أضل النساء حراما على الرجال ممن يتولى شؤونهن قال الله سبحانه وتعالى فلا تعذلوهن لتذهبوا ببعض ما آتيتموهن وهذا العدل له صور عديدة وكل صورة من هذه الصور حرم الله سبحانه وتعالى ارتكابها قال الله سبحانه وتسامى وإذا طلقتم النساء فبلغن أجلهن فلا تعذلوهن أن ينكين أزواجهن إذا ترضوا بينهم بالمعروف أمتنا فإذا طيق الرجل الامرأته ليسترجع شيئا من مارها أو ليسترجع أكثر مما دفع لها من مار ظلما وجورا فإن هذا محرم لكن عدل النساء له صور عديدة ولكن الحذار الحذار لما جاء من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى أنا وأرضاها أن رسول الله صلى الله عليه وسلم قال من يلي من, من البنات شيئا وفي رواية من ابتلع بأولى البنات فصبر عليهم وأزن إليهن كنا له سترا من النار اللهم صل على محمد وسلم وقال ينفرون وباتوسي وانا مسلم أن ترى لكم كرات غريفة النبي صلى الله عليه وسلم أن تبعد بأن لا تبع ما جاك يفمقوا الله دعوك بأن سألكم كي النبي وان بأن سألكم لاري أتي أنوري النبي وأتي صحابة عليه كي أولنا كلام وتوك ولو النبي صلى الله عليه وسلم من جبنا الكيامة أيها الناس مهم في أسمنا التي بأن الله سبحانه وتعالى

obìnrin ọ̀rọ̀ ara rẹ̀ padà ní ṣùgbọ́n ìrẹ̀ ẹni padà ọkùnrin ò fi ṣe ìkà fún obìnrin àwọn afọ́ wá ní adúlù gẹ́gẹ́ ká fúnlẹ̀ máa obìnrin ọba dẹ́dà sí gba o tàbí wá fi sàdéhùn ní adìlùn nìsà ká fara ní àwọn obìnrin ká kọ̀ fún wọn níbi ẹ̀tọ́ wọn láti lè bá mú kàkà jáde mẹ́ táwà fẹ́ rò pòyọ́ jàǹfààní fún wa ìmọ̀ akúrẹ́ kúlù ká gba dúkìá rẹ̀ ìmọ̀ akúrẹ́ pé òun lọ táwà sọ pé wa lọ kẹ́lò mí látítà kọ́ wá para ẹ̀mí rẹ̀ lẹ́ a ní ojú tó ní ojú tó pọ̀ ní ojú ìlàwà fẹ́ kó ń kàlùkú ó di dáadáa látàyé wa wípé tí a bá lẹ́nìkan lóore nínú umma mi ẹn mi èmi mo sì lóore jù torí wípé mo lẹ̀ fáwọn ará lè mi Ànábì sallallahu alaihi wasallam ọbọ̀dẹ́dà wọ́n sọ̀rọ̀ pẹ́ ní ìkalẹ̀ fún àwọn mímọ̀ wọ́n wá ń kà nínú àgbòyé tí wọ́n rí mẹ́ àtàwọn ojú mọ́nà tí ìfúnlẹ̀mọ̀ obìnrin ma ń gbà wá wọ́n wá kójọ a wà sọ díẹ̀ mẹ́ ní kútùbà títí ni katọ́nà tẹ̀síwájú bí kútùbà wá adílò àkọ́kọ́ amẹ́nubà díẹ̀ ní jẹjọ náà nígbàtọ̀ kò nífi obìnrin yẹmọ́ èyí kọ́kọ̀ kọ̀kọ̀ ìwà ń fara ní lọ́nà wo fàyẹ̀mùnáwà ha yóò ma wá fi àwọ ẹ̀tọ́ obìnrin yìí dùn irú ẹ̀tọ́ wo min kò ní iná fóbìnrin ìmọ́ yóò ma fi bí pa yóò rí pọ́kasọ kan méjì lọ́rọ̀ rẹ̀ kásánú rẹ̀ kọ́dá wà mẹ́nu kọ́sìmù tí wọ́n bá pé méjì mẹ́ta lọ́dọ̀ rẹ̀ kò ní dọ́dọ̀ rẹ̀ ma káàpín ohun fún ǹkẹ́ yìí wà yìí síwò ìṣirọ́ta gbogbo tó fi máa ní fílìn pé mọ́ wà lábẹ́ òjí ọkọ̀ kan yọ́ ká òjí ńlẹ̀ fún yọ́ sọ ìrìn sínú oòrùn kódà àwọn mímọ̀ ni wà yúmkínú àyẹ́sìlá záàlìká ilẹ̀-ìdáì àlìjásádì kódà ọkùn imí ilẹ̀ farani obin tí ó fi bọ́ sí bí ìfarani taragan o ní ìnàkúnà bí kánúbí kọ́ dákú kánúbí wọ́n lọ máa rán orí rẹ̀ lọ sítú kóbìnrin ò sí mẹ́lẹ̀ lọ torí àwọn kàkà sí kejì kọ́ mọ̀ káwọn pàá yọ́ pọ̀ tí ó fẹ́ sí ṣùgbọ́n tó fẹ́ torí ẹ̀ ni ní kó lè gba dúkìá obìnrin kó tó pí ọmọ lọ ó ti mọ̀kú tó bá jẹ́ pòlò sọ púpọ̀ máa lọ kò ní àtọ́ ọgbà padà lọ́wọ́ rẹ̀ gẹ́bà ṣe sọ̀rọ̀ kúlùwọ́ àwọn mímọ̀ ní tí wà pé kí mo fẹ́ fi yọra mi kúò níbi àbòsí tó fẹ́ gbẹ̀mí mi yọ́ bà wá bí ó sì fọ́kọ́ rẹ̀ mímọ̀ ìtàkọ́tíwò mímọ̀ àrin àwọ́sọ̀dákin nínú tọ́kọ ti fún tẹ́lẹ̀ tó jẹ́ tọ́kọ fi sọ abí obìnrin ẹ̀dà ẹ̀tọ̀ fúnra rẹ̀ obìnrin ọmọ wá sáré sí sáré sọ́n láti lè gbé fún ọkùnrin àwọn onímọ̀ ní gbogbo ẹn tí bá ń dẹnu ilé o kí lọ fẹ́ sí fàyẹ̀stẹ́rì jíu azauj mímọ̀ kọ́dí dàfà láàámi ma'arin au akthara mímọ̀ dàfà yóò fẹ́ gbàdúkẹ́ padà tàbí ń tọ́jú nǹkan yẹn lọ gbogbo ọkùnrin tí bá ń ṣe bẹ́ẹ̀ ọba dẹ́dà náà dì sí ẹ̀tọ́ ẹ̀sìn o ní kó bí kọkùnrin kọ́ ní ọdá kò bú nígbàtọ́ tí ló òsèmọ́ yìí bá mú tí mo fi fi ọ padà kọ́nà kọjá ogbó bàdẹ̀ ni ṣùgbọ́n ìwọ mọ̀ pé obìnrin kọ̀lẹ́tọ̀ bẹ́ èèyàn lọ fara ní kó fi lè sọ pé òfin kan ilẹ̀ àwọn mímọ̀ ní haadi suratun lapere. امتناع ولي المرأة من أن يزوجها الكفء من الرجال ẹni tó wà ń kó òkú fòbìnrin lọ́kọ bàbá rẹ̀ ní kò sẹ́ bàbá rẹ̀ ma ẹgbùn bàbá rẹ̀ ní kò sẹ́gbùn bàbá rẹ̀ ma bàbá rẹ̀ ní gbogbo ẹn tó rí ọwà ń pò pé ó ní àṣẹ ìfòbí lọ́kọ wà lọ́wọ́ rẹ̀ ìwọ́n ń kọ̀ láti tóbìnrin ó ní ọkọ nígbàwo nígbà tóbìnrin rí àánú ọlọ́run pẹ̀lú kọjẹ́ wípé ẹn tó tẹ́lọ́rùn ó náà lọ wá rẹ̀ kó wípé ohun ní ìjọmẹ̀ ọlọ́kọ bada an takọ́dàmì ìkàtùbátí à lẹ́ni ìgbàtẹ́ni táà mọ̀ lẹ́ni ọlọ́n tó sọ pọ̀ fẹ́fẹ́ kí ló wá ń bẹ̀lẹ́ mi bàbá yìí tí ò fi fẹ́ fòbí ilẹ̀ aúlì tọ́lábì marin murtafi in tó jẹ́ kọkùnrin ọmọ sí bẹ́ ni pé ẹni ìdá níwà ọdá lẹ́sìn ṣùgbọ́n tí ń tágẹ́tì pé ọmọ òun ò ní lọ́kọ àfi kó náà kó wọ́n ra ọkọ̀ níbi márùn tó bá gbà bí kò sí kẹ̀kẹ́ lẹ́mẹ̀ ẹ̀jú bá ń lọ ìwà ń fara ní ọmọbìnrin láti lè bá lọ́kọ àwọn mímọ̀ ní adìlù ní àrọ́mùdẹ̀ ní odi méjì ẹlẹ́ẹ̀kẹta ìmtìnẹ́rù wàlíyìlì ma min ha yuzawwijaha li rajulin ghayrihi فيرغب في أن ينكحها طمعا ha ha ọmọ orúkà kámú lọ́wọ́ méjì mọ́ wọ́n tọ́mọ òrukàn bá jí ọkùnrin tó bá ti bàlágà ó ti kó lọmọ orúkà o náà ti bẹ̀rẹ̀ ṣrọ́gùlé ayé ṣùgbọ́n lóbìnrin tí ó bá tí akídù kọ́nàkọ̀ tó mata 35 sábà ọ̀dá obìnrin wọn lè dádúó fine ẹn tó wá wà pé òun ní tọ́jú ọmọ yìí ọmọ òrukàn ọwọ́ ẹni ìlọ́wà agbára fífi lọ́kọ ọwọ́ ń tọ̀ lọ́wà ọwá jẹ́ ọmọ àbúrò màmá rẹ̀ ọmọ àbúrò màmá rẹ̀ èyẹ sí lè fún àbúrò mẹ́yàn ọ jẹ́ ọmọ àbúrò bàbá rẹ̀ abọ́mẹ̀gbọ́n bàbá rẹ̀ oná làbí kẹ́yìn tó kú ọmọ ìwájú obìn kí bàbá tó kú ó ní owó tí èsì kéèké owó ìpọ̀ nígbàtí wọ́n pín ogún wọ́n pín ọmọ òrukàn wọ́n pín ní 50 billion naira ó wá wò pé ọmọ iná tẹ̀lẹ̀ èmi náà ní ìpìlẹ̀ fi lọ́kọ ah, bí n bá fẹ́ náà tèmi ti dánú kò sáburú mẹ́ kò sì sí nkẹ́kẹ́ tó fẹ́ fẹ́ ọmọ ah, obìnrin pupa ọmọ pupa sí nígbọ̀ wá di àsìkò tó mọ́ ọlọ́kọ́ ní wọ́n pé ah ẹbá sì rò ní ìpupa náà tí ẹ̀bá máa wọn tó mú ogun bà kò sí wàhálà náà o ah, yán agbó ní jálé èèyàn ní o lẹ́bá tí mi kaná ni gbogbo obìnrin kọ̀ọ̀kan in tí wọ́n bá ṣe sùúrù tí wọ́n sì fi làákà ìsọ́kọ̀ wọn tí wọ́n èrí lè ọ̀pọ̀ gbé ọlọ́mọ fi sára wọn tí wọ́n bá ti bàlágà ìlàwó obìnrin tà dẹ́nu nísìn káwò tó mọ̀ dìrúlé ọkọ kò sí bóbìnrin ó ṣe rí tí wọ́n bá ló búrẹ́wà o ní 100 70 ó kú mẹ́tọ̀ wà bálaka ní nǹkan tó wà máa sí àchẹ́njì padà tí ìdàgbàbá tó ti níbà gbogbo tí ọkùnrin tóbi fi máa wù tóbi ó fi wá ti di pé yóò ti pa tí ò ní ṣe é lé sí ìlọ́mọ́ tí è rí ìdíjókò ní ọkọ ó ti tàdánù tí ẹ̀ ọbẹ̀ ti tẹ́ sórí ìtọ̀wò ẹ sì sọ pé ọbẹ̀ yíò ti fiyọ̀ sí ó fiyọ̀ sí iná ẹ̀wò ti yìn ọgbà sí bí ó náà ọwà òkè náà ẹ̀kẹ́ àti ẹ̀ ti jiná mọ̀ dá tẹ́sì gbàgímà pátọ̀ ọ̀bẹ̀ bàtí dínà èmi ò ẹ̀yìn ẹgbà síbí àwọn sí ìrètí ìpáwọn ọjẹun ọbẹ̀ sí tòun nítọ̀wó ọlọ́njọ́ gbogbo ọmọ tí ó tààrà tèmi jáde lóbin wa ọmọ àfáà mi gbogbo wọn sọ́dọ̀ mo wá rí pé àwọn kankan bẹ ìwọ ìtòótọ́ wọ́n fi wọ́n lè kí ọlọ́run pè yí ọ pákọlọ̀ntà ẹranlọ̀ntà lọ́rọ̀ yẹn ọmọ yìí tí a bá kọ́ nǹkan báyìí mẹ́wàá ti yẹ bó ṣe mọ̀wé tọ́jú ẹ̀ ìdáwó mẹ́ ọwọ́ wọ́n lọ wà ń tó kù tí ó fi ọmọ wa ṣe ìntànjẹ̀lántà sára múnú fẹ́mi náà ni ọwà 65 ọmọ wà ní 23 gbogbo àwọn tí ẹ jẹ kọ́kọ̀ pọ̀ tí ẹ sì jẹ mùsùlùmí rere tí ẹ jẹ lẹ́kọ̀ọ́ yíya rísà ni ọ̀rẹ́ ìtọ̀ wá súnmọ́ wá lọ bá pé à oníyàn wọ́n bá jẹ́ ọmọ kí omi ní dókítà in tẹ́ fi fẹ́ bí nǹkan irú wọ́n sì rẹ̀ in tó bí fi rí ọkọ gbé tọ́ bá ti gbà lára rẹ̀ yọ wà sẹ́sẹ̀ ojú rẹ̀ aláwì pé sẹ́rí ọmọ kì í sọmọ gidi sẹ́rí pé mọ kọ̀ọ̀lẹ̀ àti pé mìíràn mọ́tọ́jú rẹ̀ kọ́lọ̀ ó ṣe ní 50-50 bí mímọ́ bí ó yanjú ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin òun wá wọ́pọ̀ tó pọ̀lọpọ̀ sì mọ̀ pé àwọn ma ń kàgbà kó ń bẹ̀ èyàn sì ma kò bìnrin ọlọ́m̀bẹ̀ o náà ni mọ́nírù alìmọ̀tọ́lákọ̀ awil armala min an tàtàzáwájá marratan ukhra kárí o ni o ni o àtìyàwó kọ̀sẹ́ ní ìdájọ́ ọkọ àti àwọn mi a máa rojọ́ kalẹ̀ tó jẹ́ pé nígbàtọ́ kọ́ ń rojọ́ gbogbo tí ó wà yìí ni wípé bí lè dáná sọ obìnrin kéèyàn lọ dé irú rẹ̀ sókun ìlọ tó bá sì dáalé tí àwọn pé ah tó jẹ́ pé wọn ò tí ìfúnkì ní ui lónìí ọkùnrin ìlọ ẹwà máa wò pé kí la fẹ́ wí báyìí ọlọ́njọ́ ìyàwó ọmọ sọ pé ẹ fẹ́ kú ọkọ ní o ti pàdé ẹni ọmọ apá ẹ fẹ́ kú ọpàdé ọmọ apá sí àpọ́lọ̀ ti ká máa kọ̀ fún obìnrin tí wa ni o wa o àbúrò màmá wa o ẹgbọ́n mọ̀ wá ní o ọlọ́run wá fọ̀rọ̀ sí ọlẹ́nu tó ní ipò tó wà ní ẹbí ọwá ń fi sístẹ́mù di ẹni ẹ̀mẹ́lẹ̀ pé ẹwò ọmọ òrùkọ́yà kílẹ̀ tó ń wà lára ọkùnrin o ń sì mọ́ tọ́lọ ń dásó ńlá ọkọ yìí ọmọ wọn nìkan mùsùlùmí ìyàwó wá ń sásì ní sásọ àbá pẹ̀lẹ̀ sí ń sọ fáwọn ọmọ ìyàká ah, ọmọ ìyàká ni ustad gbogbo ẹmbá fẹ́ dá sí ẹpẹ́ wọ́n máa fàdúrà ànà lọ oó gbé ọmọ méjèèjì hun ṣùgbọ́n pẹ̀lú méjèmú oó wọ́n fẹ́ kí ìyàwó jìnà síbi tí wọ́n bá wà ilé ẹ̀kọ́ yìí

nkankan kan ni andami lamu oru mi ajen gaisi fe wo mo ti wa wo podo ti e ma ko lo tori ko ti ko si gba ki mo ma wa mo ko da ni gbari e to re ni boro si wa iloji o fe ma ko ti wa ati ayi soro straight o nlo ma ntori in to si ri asiri gbogbo wa lo fe Igba igbo ba agbola dugbo wipe pastor kan asun bí wà ló ṣe dénú ibi kásì má jẹ kóbìnrin kó rí bọ́lọ̀ ń ṣe dá kó rí lò lọ́nà tó jú òfin ní ìtì kó wá fìdì jù kárùn bí wà láṣe dénú ṣùgbọ́n èmì kàn rí nǹkankan mú mẹ́ ní tí mo mú mẹ́ ni pé bẹ́yìn ṣe máa

ẹmọ̀ pàwọ́ abẹ́ bó ṣe wù ní ẹ̀sùn mọ̀ lóòlọ́ àwọn èèyàn kan mẹ́ ebí wájú ìta àmì ní ẹ ti ń sọ lálẹ́ ànà kẹsà lẹ́ẹ̀gẹta wọ́n tó bí mẹ́ta jẹ́ lọ ní kẹni zina bẹ́yìn ẹ̀ṣẹ̀ mọ̀ zina ọ̀dá ọlọ́ngẹ̀ ti mọ̀ pé ìhùn zina èyàn ní ọ̀fọ̀pọ̀lọkùnrin èyàn ní ṣe tò sí àdúgbò tí ẹ ti mọ̀ ẹni mọ̀ wá ní bàbá aláṣọ agbẹ̀rẹ̀gán mi ṣe ẹgbọ́n ọ̀dọ́kùnrin wí wọ́n lè wà láwọn gbọ́ ogún sí fẹ̀ mú mi gbójújú se mú tó mú àṣẹ́yìn gan mọ̀ pé kódà tó àbọ́ mọ̀ kódà ó ṣe máa ṣe mú lérí kọ́ bẹ̀rẹ̀ tó rí àwọn ìyàwó ọ̀bọ̀dá rẹ̀ jẹ̀mẹ́ra ká máa kọ̀fọ́ bí tó ti dọ́pọ́ wọlẹ̀ arúmọ́lá àtẹ́ntọ́kọ̀ ẹ̀kú jẹ̀mẹ́ra tó bèé bá ṣe sùúrù fún rẹ̀ nígbà ọkọ̀ ẹ̀kú ọwá jẹmọ́ yìí jẹ́ta ń sọ pé ọkùnrin kọ́ mọ́bọ̀ wára rẹ̀ sùn àwọn obìnrin náà bá bí ara wọ́n sún o ìfìfì wá gbogbo tọ́lọ mba ti dá bá ti jẹ́ nature tó ti jẹ́ àdàmẹ́ èyàn bá sọ̀tá o èyàn ni ó fẹ́ lè o kí gbogbo àwọn alamọ́sára sí orí èmì tánú gbogbo yín ẹmọ́ àbàmínú jẹ́ ẹ̀rí pé ma ṣe dada sí yín sì ma rẹ́rìn sí oúnkàlùkù yín ẹmẹ́jọ ní ọdún o ẹmbá ní mẹ́sàn bàtà mi tẹ́ bá mọ̀ bí mọ́bọ́ sí ẹkọ́ kátó kí mọ̀tẹ̀ ẹkọ́ tí ń bá pàkì ọkọ̀ bí kan ẹfọ́ gíláàsì iwájú ẹ̀ kọ̀nsẹ́tẹ̀mì rẹ̀ gbà bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ rí níbi tó bá ti jẹ́ nature ẹnì kò ní jọ́ta nature àti kọjẹ́pọ̀ ní ó fèèrè lànàbí fi kún pé wà máa ń tà sọ bárọ̀ sọ bárọ̀ ọlọ́ gbogbo ẹn tó bá ti lè fi sùúrù gbàdẹ̀wó ọlọ́run tó ní bá ṣe pẹ̀lú àìríkòrí ọmọ mi ọlọ́run ló mọ̀ ìntàn sọ yìí tó bá wà lára ọkùnrin pé ó bùkátà àkọ́mọ̀ ọrúbìnrin gbogbo ìgbà ọkùnrin mọ̀ bí ó sì sọ kódà kọjá bí tí wọ́n ti fi se yẹ̀yẹ́ ibi ọ̀rọ̀ ma ni

ẹbá àwọn ọmọ tí ó lọ private school ní àjí ọmọ ọmọ public padà yìí in tí ń jẹ ikú ẹbí ìyàwó tọ́mọ bọ́ àtọkọ̀ sí mẹ́lẹ̀jì ara wọn tọ́kọ́ sọ pé wò mo ti kàn tẹ́yì ọlọ́n ti kẹmi pẹ̀lú rẹ̀ wá ń lo ògùn tó ti jẹ́ ti pé mi in lè n mi

tó bá mẹ́yàn la tó lọ ń bá gbà lójijì tẹ́ ẹ̀rí ìkú ìsọ́lọ́un tó jẹ́ pẹ̀ntí máa kó mọ́sánásí lọ́rẹ̀ tó wó mọ́sánásí èdín èmi òkú ṣe mistake o ṣùgbé lẹ́yìn náà ó yẹ kí o frasí wọn náà kò sí tí yóò bẹ́ẹ̀wí kò sí tí yóò bẹ́ẹ̀wí ìwọ náà mọ́ pẹ̀ká ní ọ ọ̀wá jẹ́ ká lọ sí ilẹ̀ àràsí mọ́sánà ṣe lè wá bá mú ẹ́yìn ah ọlọ́rin wọ́n lọ́ndá yẹ rú o wọ́n mọ̀ dojú ẹ̀kọ́ lọ́hun ẹjẹ́ ni tí ọkọ ẹ̀ bá kú ẹ fi ẹjẹ́ wọn àgbàlagbà torí wọ́n pé àwọn mímọ̀ ẹjẹ́ wọn bá sọ̀rọ̀ kọ ní lọ́rọ̀ mẹ́lẹ̀ bí ó sì sọ́nà lọ àwọn ọgbọ̀yé ẹ̀sì bá fi inú àdúrà ó kálukú wa kò tí ẹ̀dùn lẹ́nu títẹ̀ mi torí ọ̀sàdélébọ̀ nú ọ̀yàwó tí mo fẹ́ ẹmọ bá ní fẹ́ opó ṣùgbọ́n iṣẹ́ tí bẹ̀m̀bẹ̀ ó lè ju kéèyàn lọ fẹ́ sí ọ̀tà lọ́lógún ṣùgbọ́n tàà bá tí ìmá àfá gbogbo ń tàbá ti ń pòrí ọlọ́run pọ̀ mẹ́ kò ní rọrùn ní ẹwò bí ẹwò ìbí ọǹkálukú wa ta lórí bí rẹ̀ dàpọ̀ tí ó wá fọ́ra lórí ń gbọ́ o ń sunkú kan lọ omi rẹ̀ tí ìgbẹ́ lójú rẹ̀ wọ́n ti ń bọ ọkọ̀ ní mi gbèsè rí àfá àfá ní kó bàbá ní ẹbí o àti ọdún kẹtàlẹ̀ tí ti ní àbọ̀ gúnú àfá náà ní o ó ọmọ ẹ̀yìn náà ni olùsí láàfáà olùsí ní ẹwà àwọn ọmọ ní ìsìn tọ́kàdà lọ rí pa ṣe àmọ̀ pé àfáà òun ló tilẹ̀kùn rí rẹ̀ fóòrùn jẹ́ nìkan wá sọdún léhun ní ọmọ ń fi káàkiri ẹ̀fì lọ obìnrin tí ẹ kọ̀ kí wọ́n mọ̀ lóbin ìkàlánsì akíwọ́n mọ̀ lọ́kọ mọ́ ìfúnlẹ̀ mẹ́yẹ haramu ni ìmọ̀káwà sẹlẹ̀ ọmọ ìyá alùsúnà ni ọmọ ìyá yẹn màmá rẹ̀ ti klọ́ọ̀kì 52 òun wà ní 30 years olólàkọ̀bí màmá rẹ̀ wà ní 52 dádìí ọ̀sálàìsì tí ẹ̀mọ̀ ìmọ̀ ń ṣẹlẹ̀ síyàn agagawọ́ ọkùnrin owó ọkùnrin lè àwọ́ ọkùnrin lè owó ọkùnrin ó débi pé tí bàbá èèyàn bá kú yóò máa ní èèyàn la kéèyàn orí ẹlòmí bá ìpé òun lọ́kọ mọ̀má òun owó yẹn mú

ẹni wa tó rí gbogbo ayé mọ̀ bí ṣe máa bínú burúkú wọ́n sábà sọ̀rọ̀ títí ní àláyé màmá òun ṣe wọ́n sátàn lọ sọ́nà bí màmá rẹ̀ máa wá ló náà bá rí tó lè mú bló ọwà ṣùgbó sí dáadáa ìdájọ́ ìyá rẹ̀ ọlọ́lọ́mà ó ọwà lọ bẹ màmá rẹ̀ púpọ̀ pé kó ṣàforíjì fóun pé òun ọmọ kí ní yíò ìzí 52 years ni mí 22 mo bí ọ̀ 21 mo mari ìbá wọn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa ẹ rí pé àrífíyẹ pọ̀ pẹ̀lú tí ọlọ́mbá sọ̀rọ̀ obìnrin báhùn níṣe sí táwọn ọmọ máa ń ṣe àkàkọ́ ọmọ ọkùnrin sẹ́ntí ìyà rẹ̀ bá padà fẹ́ láwọn àgbàlagbà fi pé kalẹ̀ pé wá sí sùúrù ẹni ẹ́ súrì ẹni lópo fún ó kú òmú ọ̀dá ó

wọ́n yìí tó ṣe nísìn ó fi bàdàn lẹ́ni o òṣogbòrò títí lóbin ìfẹ́ o ó sì tẹ́jì símù rẹ̀ tẹ́rẹ̀ kò ní rí ọ̀pùn wọlé mọ́ adìlù kan nìyẹn àtúwàmbọ̀ ọ̀dẹ̀lẹ́kẹrin min an tatazawaja bi ikimali dirasatiha eléyìí ìtumọ̀ rẹ̀ ọgbà ẹ̀sọ̀ nílùú wambi kákọ̀ fọmọbìnrin láti márì pẹ̀lú ẹ̀rí pé afẹ́kọ́ parí ẹ̀kọ́ rẹ̀ ọ̀rọ̀ yìí ìtumọ̀ rẹ̀ ó bùkátẹ́ ni tí ó nífẹ̀ẹ́ ọlọ́run ló lè gbọ́yé ọmọ bìnrin tí ń bẹ ní skú ọmọ 17 years 18 years ó wà ní 200 level 100 level bàbá rẹ̀ lóòtí ilé jí ọlọ́kọ nígbà bá parí ẹ̀kọ́ irú ọmọ nǹkan ní ọ̀sọ̀ àyàfi tọ́lọ ń bá fi nkẹ́kẹ́ sílá tó lè ṣẹlẹ̀ sọ̀kún iná ìṣọ́lọ́mọ́ tó bá jíjọ́ mẹ́jọ kagbé útúbà láti bẹ̀yẹ òun bùkátà àlàyé nítorí pé a ma wọn lé kan tí wọ́n ma àbẹ̀yẹn kó lè bá àmọ́ jẹ pé ṣẹ̀tọ́ orí gbẹ̀gọ́ sí ìṣẹ́lẹ̀ rahman tó bá jọ mẹ́jọ amọ̀sọ́ bukató sọ yọ mẹ́jọ anábi sallallahu alaihi wasallam kamulawo bin hadithi ubil umm mu'minin aisha ta radiyallahu tanarda ana warduwa on si ọlọ́run ni man yali min albanati shay'an min hadhihi albanati shay'an en tó lọ ń bá pé kí ọ̀pá àṣẹ àwọn obìnrin tẹ́ ń wòyìí ọ wà lọ́wọ́ rẹ̀ láti fi ọlọ́kọ ní o láti mójútó wọn ní o láti kọ́ wọn ní o láti ha wọn ní Kùránì ní o fa ahsana ilayhinna gbogbo ẹni tí kàpá àwọn obìnrin láti ṣe lẹ́tọ̀ fa ah, àjẹmọ́rin àti ríre o ah iṣẹ́ máa ṣe wá sí ọwá ń fi wá sí yẹn ẹrùkú wá sọ́dọ̀ ara rẹ̀ o ń fi wá sí yẹn ẹrùkú sọ́dọ̀ ẹgbẹ́ tó gbé ọkalẹ̀ pẹ́kọ̀ ọmọ bá wọn sọ̀rọ̀ kò sí mẹ́lẹ́yìn wáyìí èké inú ìtọ́ bá fọ̀gbà lọ ọlọ́kọ̀ mi tí ẹ bájẹ̀ níyẹn òfò pà fún ìmútẹ̀wú yìí rí kẹ máa mi rí ọya nǹkan kò yọ bọ́sí ẹ fi pàmùra

ọláìkì uh, uh, uh, mi no ní láìkì tí mo mí ìyàtọ̀ sọ mi ó ní à ah, ustazu gbogbo ẹni tí bá ń kọ́ yẹn lè láìkì ọ̀rẹ̀ láìkì ah náà bá sọ wípé bẹ́ẹ̀ tó ó mímọ̀ náà Ah, olókun àfáàmì ah, tó bá jẹ́ pé irú ẹ̀nà lọ́run kọ́lọ̀n sáfún mi lọ́kọ̀ rí màmá rí dádí ẹ̀ o ti gbọ́mọ̀ kó bí jẹ́ ní ọkọ kọ́ sí mathematics náà ní ọkọ ìwọ master abú biology náà ní ọkọ tí ó bá fi lọ mi mọ́ni bùtúlì àbí àúlẹ̀ ìbànáàtì ẹni ọlọ́m bá fàwọn ọmọbìnrin dánwò ọlọ́m bùn lọ́mọ ń tóòtọ́ 25 ní ọ̀sọ̀kún ẹ̀yọ kánbẹ̀ kọ̀wà ríbànú jẹ́ pẹ̀lú yàn fàásẹ̀rẹ̀ lè hìn ní wọ́n tún àmì bẹ́ẹ̀ mẹ́kan pé èmi mi ọkọ wọ́n bá ń pè lóókọ ládùgbò pé bàbá Abigail kò tó bínú dáadáa ní máa ṣe sí wọn ó ṣọ́lọ́ ni kunna lahu sitran minan nar gbogbo yẹ̀yẹ́ àti bànújẹ́ àti ìtàwọn dáadíwá àwọn ìbínú mo travel ní fúnra mi ní gbàgbàgùtà yíwá o ẹwà magùtà yí lè mi o subhanallah láìlẹ́ gbogbo tójú rẹ̀ kàn láyé tàbí ọwá fi sùúrù gbé ó sì rárá sáàmì ó sí ọlọ́ni ni kúnnà làwú síkítọ̀rọ̀ mìnà ẹbá ń sọ gbogbo ẹmbá rí sí gbogbo bọ̀nùjẹ́ tó dára mẹ́ ìbànújẹ́ ó sì di gàgá nítọ̀gbọ̀n àríkàmà kò ní rí náà lọ́n tí balikis olóbúrúkú ọmọ ni ọ̀rọ̀ blú ti lágbàrá bí ọ̀rùn pàtọlọ́kọ̀ ṣàṣù ní ìgbàtọlọ́kọ̀ in tó fẹ́ à mo ti sọ bọ́lọ̀un yóò máa dàmú ní torí ìkíni ọlọ́njọ́ sí ajẹjẹ́ o mẹ́jẹ́ àṣẹ́sì o a adúlù àwọn obìnrin a ìbẹ̀lẹ̀ kàrí tó bá di kútúbà ti ń bọ́ in ká ní fílẹ̀ umri baqiya wa nas'alallahu rahmanahu wa fiqhal jami' alhamdulillah ثم أصلي وأسلم على مبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا نصلي وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد عباد الله أوصيك ونفسي بتقوى الله هذه وصية خلقنا للخلق كلهم قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضيات عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام إن الله سبحانه وتعالى أمرنا أمر الرجال بالإحسان إلى النساء وأمر الآباء بالإحسان إلى بناتهم وحرم عليهم العضل والعضل له سور عديدة قال ربنا سبحانه وتسامى يمنعنا من عضل نسائنا بقوله تعالى فلا تعضلوهن لتذهبوا ببعض ما آتيتمهن وقال سبحانه وتسامه وإذا طلقتم النساء فبلغن أجلهن فلا تعذلوهن أن أزواجهن إذا اعترضوا بينهم بالمعروف أمة الإسلام نتيجة الاستقراء أهل العلم ذكروا صورا عديدة لعضل النساء ومن ذلك تذييك الزوج على زوجته إذا كرهها بأن يمنعها حقوقها من نفقة أو قسم فيسيء إشرتها فبهذا تفتدل وقد ويمكن أن يصل هذا إلى الإيذاء الجسدي فتفتدي المرأة لتنقذ نفسها من الظلم فدفعت لبعض لزوجها من مهرها ما استحقته هي فيسترجع الرجل من المال الذي أعطى زوجها ظلم زوجته ظلما فإن هذا حرام بكتاب الله فلا تعذلوهن لتذابوا ببعض ما آتيتمون عباد الله ومن سور العضل أن امتناع ولي المرأة من أن يزوجها الكفة من الرجال إذا تقدم لخطبتها بعد أن قد رغبت فيها فيه ورغب فيها فيمنع بنته رغبة لزيادة في مال أو طمع في مالها عباد الله ومن سور العظم امتناع ولي اليتيم يتيمة من أن يزوجها لرجل غيره طمعا في مالها حذر الرسول صلى الله عليه وسلم كثيرا واستحثنا بالإحسان إلى النسوان إلى النساء وجاء من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها قالت رسول الله صلى الله عليه وسلم من يلي من عائل البنات شيئا وفي رواية من قتل بأولى البنات فصبر عليهن وحسن إليهن كن له سترا من النار بارك الله ولكم في القرآن والسنة ونفع الله وإياكم ما فيه من ذكر أقول ما تسمعون أستغفر العظيم لي ولكم فاستغفروه إنه ولا غفور الحمد لله وكفى صلى الله عليه على عباد الله اتقوا ربكم في السر قال الله تعالى يا أيها الذين اتقوا الله حق تقاتل ولا تبقتون إلا وأنتم مسلمون أمتنا ومن عضل النساء منع المرأة المطلقة أو الأرملة من أن تتزوج مرة أخرى فهذا جو عظيم وظلم عظيم وشيء يكثر في مجتمعنا ويسبب بل له آثار سلبية كثيرة وكبيرة وبيون من الرحمن سنذكر ما تبقى من صور العدل في اللغة القادمة إن كان في البقية ونسأل الرحمن أن يوفق الجميع لمن يحب ويرضى ويجعلنا إياكم ممن يستمع من القول فيتبعنا أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر أهداك داء الدين اللهم ربنا دمر أهداك داء الدين من اليهود والنصارى والكفر اللهم ربنا كن لنا مؤجرا ونصيرا اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وفي عذاب نعم. بعد الله ولا من ربكم سبحانه وتعالى في عبده بدا في بنفسه وخلق ملائكته وثلث بكم قال الله سبحانه وتعالى ان الله ملائكة يصلون على النبي يا ايها المؤمنون صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم صرف المصدوق القائل في قلت شيء ثابتة من صلى عليه صلاة صلى الله بها عشرة اللهم ربنا صل وسلم وبارك على خاتم الانبياء خليل الرحمن اللهم ربنا صل وسلم على التعليم وعلى آله وسلم تسليما كثيرا Thank you. <coughs>